Tí ó lè máa dá bí ogbó wa lápapọ̀ olúwa ní ìṣẹ̀jì lórí lẹ́rẹ̀. Ìgbà tí ó bá ti pè é, níbi ọ̀rọ̀ wà sí báyìí, ẹ lọ sí inú ọgbọ́ ọ̀fẹ́látù ni, ni, ẹ lọ tàfíìlì náà ni, ẹ lọ wà ẹgbẹ́ ọlọ́run ẹ̀mọ́ ṣàkídí pẹ̀lú ọlọ́run lọ́nà máa ń bá yí sọ̀rọ̀ torí kí ọba tó dáwà ní ń bá wà sọ̀rọ̀ nì ẹni tó bá pẹ̀ sí àìgbọ́lá sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ sàbámà rẹ̀ níbi ìṣẹ̀mí rẹ̀ níbi ẹkọ́nọ́míkì rẹ̀ yóò sàbámà rẹ̀ níbi àlàáfíà rẹ̀ yóò sàbámà lórí fámìlì rẹ̀ yóò sàbámà torí kí ọlọ́run ló kúrẹ́ kí fámìlì Ọlọ́run ló ní a máa gbélé ayé, ọba tó ní a máa gbélé ayé náà ló fún wa ní confusion láti gbébẹ̀. Confusion láti gbébẹ̀ náà ni àrùkọ̀ láti ọlọ́run ni ẹgbẹ́ ooo. Ìrọ̀dá bọ́ ń orí bọ́. Ìtọ́lọ wọn máa kò wá sí nínú Àlùkùránì àti àdísà nábì, nǹkan tá الحول بين المرء وقلبه Àwọn ọmọ orí ẹ̀yìn àtọ́kọ́ ẹ̀wà àti ìyàwó ìpé ọlọ́run oúnjẹ àwọn ẹ̀dá lọ, èyàn lè kàwé kọ́kà gbogbo orí ìlú ilẹ̀ ẹgbùgbù kọ́kà fún ọkọ̀ ẹ̀wà àti ìyàwó. Ṣùgbọ́n ẹ̀bá fọ́lọ́run tí wájú nìwé Bọ́lọ̀ bá ní wọ́n gbọ́n ìfẹ́ rẹ̀ dé, ó ti gba gbogbo ilé kí ó rọ̀ sí ilé ìwé, tó wá ní ìfọ̀yì, ó sì ní gbogbo tó yẹ bí mọ̀ nǹkan kò mọ̀. Yọ́ ma wá tẹ̀sùbá kiri, yọ́ ma wá agbó, ó fi wà lọ́rùn ọwọ́, yọ́ ma wá bèèrè pé ẹ̀bá rí tẹ̀sùbá, ẹ̀bá rá agbó. Wọ́n wà ní tẹ̀sùbá olè ńlá, orí máa lọ lọ́wọ́ ìwákàtí kan bábá ń bá yọ sí ẹ̀dá lọ́gbàgbà rẹ̀ ipò tí kò tó bá wà ẹgbàgbàgbà ọlọ́run ọkọ̀ ìyàwó ọlọ́run ní kẹ́ fi lékè gbogbo nǹkan ìyàwó ọlọ́run ni ẹbí lékè gbogbo nǹkan tẹ́rùkẹ́ lè jẹ́ láyé Àwọn ọmọ ìlú ọ̀dà tààrí mọ́, àtàwọn tó sáré dáadáa àtàwọn tí ò sí dáadáa wọ́n ti lọ àwọn dàmá àwọn ní òṣèkú wọn dáadáa. Wọ́n tẹ́kù bìtì náà bẹ́lú àtùfin bá lọ́lẹ́ ní ìnàbálẹ́mù mi ń kọ̀nù àṣọ́ta. Ẹ jẹ̀má, ìpínlẹ̀ méjì ní bẹ lẹ́rẹ́ sáàdì pẹ̀lú méjèèjì. Ìpínlẹ̀ kan bẹ àtọ́fà wa ní pẹ́lẹ̀ ọ̀rọ̀ wa. Fìtínà ẹlẹ́ẹ̀kejì ni fìtínà tààtì tààbì ní ládá. Inú fìtínà bá jẹ́ fẹ́ bá ń délé ní ẹwà tí kálukú wá tó palẹ̀ mọ́ ìyàwó, aṣòyàwó, aṣòyàwó, ká tó rówó ṣe, aṣòyàwó, aṣòyàwó, ká tó ránṣọ, ká tó dáṣọ, ká tó débí lèrè. Àtẹ́tàbì ní ká tó kú omi fìtínà tó ní ládá nù. Àmọ́ ní sínú ẹ̀ká dayé, ká dayé rú, ká bayé jẹ́, ká dìtẹ̀ mọ́ ẹ̀yàn, ká máa dínà máa ẹ̀dọ́ ọmọ ìlàkejì, ìtínà ẹgbọ̀rọ̀ kò sí ẹ má dájákú dáálẹ̀ ọkọ̀ ìyàwó mẹ́sẹ̀ jàmbá ìyàwó rẹ̀. Bí wọ́n bá ti bẹ̀rẹ̀ jàmbá ọ̀bẹ̀rẹ̀ fìtí mẹ́mà. Láàtù sí lẹ́nàlẹ́rí ọ̀gọ́lá mọ́ kààfà. Kò ní kàwàrí kamọ́ ọkọ̀ ìyàwó bá ti bẹ̀rẹ̀ wàhálà ọ̀dálẹ̀ fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Wọ́n yẹ tó bàbá wa ọ̀nẹ́kọ̀yà àti ìyá wa ọ̀nẹ́kọ̀yà àti bàbá méjì bàbá àti ìyá kejì náà tó wọ́n bá ṣe dá láàrin ara ọjọ́ òní òní tó báyìí o. Ìjìnà táwọn dálẹ̀ ìjìnà tó já sí tòun lórí.

bọ́yá ọ́nà ẹ̀wọ́n rẹ̀ síta ọ̀tọ́gùn sílé ìpínà kanù yọ́ ma kúrò ọ̀ta kò ní ìṣẹ̀tọ́ ìyàwó kò ní ìṣẹ̀tọ́ ọmọ níjọ́ tí wàhálà fìtílà wọ́n bá dé wọ́n kan ojú fámílì rẹ̀ tó ń gbé ọ̀pọ̀lú ọrọ̀ ajé wọn yóò tún kọlu àlàáfíà wọn nígbà bá kárùn wọlé láti fi bá nílẹ̀ ní lọ́lá wọn ní kún fàtà ẹwọ́ rẹ̀ àwọn èsì tí ń bẹ́ tàbí ọ̀ṣọ́ nìkan lè ti bẹ̀ ẹwọ́ ẹni ẹni tó kò lára pé a ń ṣèbàjẹ́

فتكون لا تكونوا لا تكونوا الله Ọkùnrin méjì àndọ ọlọ́run ẹ̀wọ́ rẹ̀, pẹ̀sílẹ̀ àwọn ìrẹsẹ̀ fún mi, kọ̀kàwé tó mi, ọgbọ́n tó mi, pẹ̀lájú tó mi, ní bá ti fúrọ́ fún kò ní mọ̀bí tí ń lọ, ṣe bẹ́ẹ̀ ẹmọ́ ti jàmbá ọlọ́run lára ọ̀rọ̀ ọlọ́run ẹmọ́ ti jàmbá àjíṣà nẹ́bì ìgbàrakọ́ nẹ́bì tó àti Èyí tí ọlọ́bá rẹ̀ ṣe ìdílé lórí lónìí, ó ti bìyàwó ní ìmínà ti gbogbo rẹ̀ ẹmọ́gbọ̀ ogún òbẹ́ rẹ̀. Wà tó dáadáa mọ́. Ṣe láìdá, torí kìí ṣe ṣe tí ẹ̀ ń ṣe àpè ẹlòmí náà máa ṣe tí ọ̀gá fúyàwó rẹ̀ ẹlòmí ìdá obìnrin tí ó lọ́wọ́n tẹ́kùnbìnrin ní òwú títà rẹ̀ máa ní ọba pẹ̀ sọ́ọ̀dẹ́ òun àpẹẹrẹ òwú títà owó wọn ayé náyé obìnrin tó kó láńkọ́ tó ìgbọ́lọ̀wọ̀n ní bí ọrọ̀ ajé ẹlòmí ìdẹ́ríkọ̀dọ̀ lónìí tó jẹ́ pẹ́jà àgbẹ́jọ fúyàwó rẹ̀ bí àwọn máa ń ṣàfihàn fọ́kọ́ Kọ́kọ́ máa ń ṣàjọ àgbéyàwó ní máa dábà méjèèjì ni gbogbo wọn lé òyìnṣe ọ̀rọ̀ wọn àti jẹ́ sí dáadáa ọmọ wọn láìpẹ̀ẹ́kà. Báwọn tí ṣe bàbá wa rùrù lónìí, bàbá àti ìyá ló ṣe dáadáa kalẹ̀. Báwọn tí ṣe ọkọ ìyàwó lónìí àti ìyàwó bàbá àti ìyàwó ló ṣe dáadáa, ó kú mẹ́rin náà ti máa fàájọ́ sàdáadáa. Ẹ má ti jàmbá fọ́ra rí, ẹ̀bú dédé, ẹ ṣe dáadáa, ìnáwà àmúwá lùkùn. Wọ́n náwà lámọ́, ànàmà àmúwá lùkùn wà ọ̀ládùkùn fìtìnàtọ̀. Ìkínà kejì tó ní láàdá, ọlọ́run gbogbo ẹgbẹ́ ìyàwó jígbé wàhálà ni ọkọ̀ ní wàhálà ní ẹwọ́n tó tẹ́jú tó ti ara yìí máa bẹ̀ máa dákà kí ìṣẹ́gun kan lè gbọ́ rẹ̀ ọjọ́ tí ìṣẹ́ ní òjú ń pààrà lè ajára kó tó kan bàbá kìíní kó tó kan bàbá kìíní ẹwọ́ fìtílẹ̀ tẹ́ ń bá lọ ìjọ tí táyà mọ́tò ojú sọ́nà ìjọ tí lè oṣù jẹ tó dé ìjọ ẹ̀nàwó ìjọ tẹ́ túká ìjọ ẹ̀rẹ́ ní túká ìpínlẹ̀ tọ́lọ̀ ni a ṣe lè fi ìpínlẹ̀ kó lé ládánù bàbá tó wá bẹ̀rẹ̀ sí fún ìfẹ́ àtọ́kọ́ àti ìyàwó ìjà káàkiri ìtùmú ni àpálórí mẹ́mẹ́ àti ìfí ni nígbàtí ọ̀tá méjì bá jẹ́ àwọn ọ̀jọ̀ lura wọ́n yọ àwọn ọmọlẹ̀ wọn mú jàkàjì wọ́n lára ọmọlẹ̀ náà pọ́pọ̀ ẹ̀wọ́ àti ìyàwó náà lálẹ́ ìdíjìjà wọn ọjà jàkàjì wọ́n lára ọmọlẹ̀ ni ṣùgbọ́n ìfẹ́ ta fi sílẹ̀ àti ládá ta fi sílẹ̀ ló ti lẹ́sàn ilébọ̀rọ̀ èèyàn méjì tí ń sọ̀tara ọjọ́ lura ọjọ́ jáde ìpínlẹ̀ tí ò ní ládánù Èèyàn méjì tó ọkọ̀ rẹ̀ wádìí ẹ̀wọ́ tó lọ mọ́lẹ̀ jẹ́jẹ̀ bá jáde ń bẹ̀ ẹ̀rí ìwé ìparí ẹ̀sùn bàbá alágbọ́já ẹwọ́n ẹ̀bí tẹ́lẹ̀ lè gbèrò rà àríwọ̀ náà sọ. Kọláyé tó kò sí ìdẹ́ndẹ̀ ni ọ̀ká nìyíhùn. Tàkọ́kọ́ ló ń yóò fi sórí rẹ̀ yóò fi pẹ̀sà lọ́dọ̀ ọ̀rọ̀ inú fìtí náà lẹ́ẹ̀ iná ìlàfẹ́kẹ́ ẹ̀mọ̀ tó ẹ̀sà lágbà lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sà sí ara ìpamọ́ sínú ilé ẹni tẹ́rẹ̀ ọjọ́ fún ta ipé ìyàwó mi ṣe báyìí fún mi òun náà ní ti ẹ̀lá ẹni tọ́kọ tí àwọn ọjọ́ fún ọkọ mi ṣe báyìí fún mi òun náà ní ti ẹ̀lá àìlé òtó nǹkan ní wa Muhammad ó ní àìbáyà ara ní ìdíkẹ̀ àárẹ̀ máa ń lámiyẹ́ tafarraqa وإن صدقا وبيانا بورك لهما في بينهما أما وإن كتما وكذبا ما هي كتبركة بينهما Ọkọ̀ ìyàwó àti ìyàwó jà gẹ́gẹ́ bí ikọ́ ọlọ́jà méjì tí wọ́n jọ ń tajà rájà fúnra ọjà 100,000. Ìwé tí àti ìyàwó tí ṣe hájára wọ́n fẹ́ tajà fúnra wọn ọjà tí wọ́n wá fúnra wọn kéré sọ́dà káà méjì má jẹ́ ṣòrodo fún ọrún wọ́n bẹ́rẹ̀ yára ní òkúrọ́ níbi àlàáfíà rẹ̀ tí òkúrọ́ níbi ìṣe lẹ́jọ́ sí nulé kí á dára náà òkúrọ́ fún sẹ̀mẹ́rù tí wọ́n ṣòrodo máa bí rẹ̀ yìí máa wọ́n jẹ kọ́lé wọ́n jẹ lògbà wọ́n jẹ lòmọ́tò wọ́n sì bàláfíà lọ ayé ní ọ̀dá fúrú fúnra wọn wà ní ìdàtà náà ọmọkọ̀ náà ń fi ẹ̀rọ pamá wọ́n ń fi ẹ̀rọ pamá yóò fọwọ́ iṣẹ́ tó yẹ kó fọ́wọ́ náà ìlọ́pàá àdìyàwó tó fọ́wọ́ wọn lórí ara wọn. Mo rí tọ̀tí bá látàtí ní ìbẹ̀ ìmẹ́. Mo rí tọ̀tí bá látàtí ní ìbẹ̀ ìmẹ́. Àlùbáríkà tí ń bẹ́ ní ọjà ọlọ́rùn ọlọ́run mọ̀kúrò lẹ̀. Ìyẹn làwọn ọmọ bíbí tó kọ́ńtà ọmọ àti mọ̀bọ̀ fún ọmọ ìtọ́ǹta torí pé ìyàwó púrọ́ bọ́pọ̀ ẹ̀ nígbàtí wọ́n rẹ̀ sọ wọ́n fẹ́ ìwọ́n àwọn ìtàkùnra wọn tí wọ́n rẹ̀ sọ wọ́n fẹ́ ìjàkájí kò ní dágbọ́ èmì ẹ̀kọ́ ọkọ̀ yẹ̀yẹ́ náà níyàwó ìlú ọdún àmì títí wọ́n ti àwọn mẹ́lẹ̀ wọ́n sùn ọlọ́run inú ọmọ inú ọmọ olóògùn ọmọ ọdún olóògùn ọdún wọn tẹ̀lé ò ó ti bọ́ wájá ẹ má fi àwàdà ẹ má fi nǹkan burúkú bára ìdáwàdà ẹ má ṣàdúrà fúnra yín ẹ má ṣògbogbo fúnra yín ẹ má tẹríba fúnra yín alábíwá sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó sọ nìyí ọ̀rọ̀ tó lọ́n sọ lọ́gbọ́n irú fìtínà tí ń lẹ́ ń bí kí àwọn máa yan fún ẹgbẹ́ àdíkọ́kọ́ máa yan ìyàwó ẹ̀jẹ́ ìpínlẹ̀ tí mọ́ ilé wá fọ́mọ ni. Àwọn máa ń kúrọ́ fún ara àgbà ayé òdílé ẹ̀lọ́ bí ẹ̀lá gbà fọ́kùnrin ní ṣe wọ́n àwọn mọ́lá ń fẹ́ ní Kùránì kò ní àwọn ọkọ̀ tá ní ní pẹ̀lú ìyọkọ̀ wa bàtà lè wọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe tó rẹ̀ Bàbá lè wọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe tó rẹ̀ Ìgbàkígbà tí tẹ̀mí ìwúlá bẹ́ wọnú oko rẹ̀ títẹ̀ ìyàwó rẹ̀, bọ́ ọba lè rọ́ pẹ̀lú ọlọ́run, máa dákọ̀ ọlọ́run gbé tó rẹ̀ bẹ̀. Bọ́ọ̀lọ́ ti dákọ̀ ọlọ́run pẹ̀tùmọ̀ ní tí ẹ fẹ́ ní collection lálẹ́ yìí, ìyàwó rẹ̀ ti parí period rẹ̀, tọba fẹ́ bí wòlíì, tọba fẹ́ bí president, tọba fẹ́ bí ọmọ ńláńlá,

ọ̀rọ̀ bàtà fún mọ́bà nínú jẹ́ tó ẹgbẹ́ ìbànújẹ́ ní ìyàwó fi lórí ọmọ ọmọ ìbànújẹ́ ní òbí ọ̀rọ̀ mi ò ní fún púpọ̀ àbálò ní bí tọ́kí wọ́n ma wá bá kánmọ̀ sí ìtọ́ta ayé jẹ́ lẹ́yìn ọkọ àyàwó àti ìyàwó kan bá ti gbẹ́ra wọn yé ayé ọ̀dà ọlọ́run ní ayé ìwò alàlẹ́ Muhammad àwọn tó tó gbogbo ẹ̀ta àtọ́lọ́gbà wọn tó gbogbo tó ha na rọ́bìkà tó lè rí zata àmà ẹ̀kọ́ wọ́kàdá àmà ẹ̀mẹ́sẹ̀rẹ̀ wọ́n alhamdulillah rọ̀bẹ̀ wọ́kàtí wọ́n lẹ́dá ní ẹ̀wà ojú ní wá ti tò sí ẹni tí mo mú alájọ́ ìnákọ́rọ̀ jáde wọ́n gbó ráì bàbá wa tí jẹ́ bàbá tẹ̀mí wọ́n gbó ráì ìwà mẹ́bá tí wọ́n dáwọ́kà náà ìwà ogbé àwọn ìyẹ́ ti fẹ́ràn yí ní gbogbo kan prógámù Ògbé bàbá ọ̀ ní tí bá ti gbọ́nà fún gbogbo ìgbà ìbájì àwọn ọkùn nígbò ní ìjọba lọ látara bẹ́ẹ̀ ọkọ̀ ìyàwó pẹ̀lú ìyàwó ọ̀sọ̀ ìrìnrìn ìyàwó pẹ̀lú ìyàwó ọkùnrin rẹ̀ ọkọ̀ ìyàwó pẹ̀lú ìyàwó ọkùnrin rẹ̀ láti wa kàlákọ̀yà wà láàrẹ́ tí kòrí láti alájà alájà alájà àbí alájà àbí tálọ́ sọ̀rọ̀ Alága nínú ìgbẹ́kòkò rẹ̀, mẹ́màlẹ̀ àmáàrì. Ọjọ́ fún ìrìnàlẹ̀ náà ni, ọjọ́ ìṣẹ́kẹ̀ẹ́ ìwọ́n. Ọmọdà, ọmọdà, ọmọdà ọ̀tọ́ lò. Ẹgbẹ́ ìgbẹ́ àwọn ọjọ́ ìwọ́n.

Bàbá náà ti tó lọ mẹ́rẹ́kì, ọ̀rọ̀ ti jẹ́ lọ mẹ́rẹ́kì, bàbá jẹ́ lọ mẹ́rẹ́kì, bàbá rẹ̀ ti jẹ́ lọ mẹ́rẹ́kì, bàbá jẹ́ lọ mẹ́rẹ́kì,

Ẹ̀rìn àjùmọ̀ra.

Kò ní ìdìbọn yẹn tí ó ṣe máa nínú àwọn arùkú ẹni tí máa ń gbé ní lálọ́nà kí n bí wá kàgbé láti Thank you gbogbo àwọn àgbàlagbà àwọn ètò ẹ̀kí ọwọ́ rẹ̀ ìjọba ẹ̀kí àti tí wọ́n pàtàkì pẹ́pẹ́ tó ṣe ẹ̀kọ́ yìí Thank you.